Today is our empowerment service. And our teaching is we go along that line. In Second Kings chapter four. Ìwé kejì ti àwọn ọba orí kẹrin. Second Kings chapter four. Ìwé kejì ti àwọn ọba orí kẹrin. I read from verse 1. Láti The oil in your house. Now there cried a certain woman of the wife of the sons of the prophet unto Elisha. Saying, Thy servant, my husband, is dead. And thou knowest that thy servant did fear the Lord. So this man is living a holy life. He fears the Lord. He loves the Lord. Ó He is serving the Lord. In fact, the Bible says he was a prophet. But that did not deliver him from the spirit of death. Ṣùgbọ́n gbogbo àwọn àmúyẹ tí ó kò gbà lọ́wọ́ ẹ̀mí gbèsè. And the president is come to take unto him my two sons to be bond men. Àwọn onígbèsè sì wá láti mú àwọn ọmọ mi méjèèjì ní ẹrú. Because of the, the life of this man of God látàrí àìní tó ń bẹ nínú ayé ìrántí ọlọ́run yìí. èyí rí fún fún àkọlákà. ó wá fi àwọn ọmọ rẹ̀ sọ̀fà. to borrow money. láti lọ yá owó. but he didn't wait to pay back the debt. ṣùgbọ́n ikú tẹ̀lé rẹ̀ légbodò kò dúró sanwó náà. verse two. ẹsẹ̀ ìjọ. and Elijah said unto her. Èlíjà sì wí fún un pé. What shall I do for thee? Kí ni èmi ò ṣe fún ọ? Tell me. What have thou in the house? Kí ni ìwọ ní nínú ilé? Thy handmaid hath not anything in the house except a pot of oil. Now jump to verse seven. Then she came and told the man of God. And he said, Go, sell the oil and pay thy debt, and leave thou and thy children of the rest. Òun sì gbé lọ ṣàwòrán náà kí o sọ gbèsè rẹ kí ìwọ àti àwọn ọmọ rẹ kí o sì jẹ èyí tí ó kù. What a paradox. Ilé ìṣe ohun tí ó ṣe àjèjì. A man that fears the Lord. Ènìyàn kan tó bẹ̀rù Olúwa. A prophet. Wòlíì ni a servant of the Most High God. Who is not supposed to be in one. Ẹni tí kò yẹ kó wà nínú àìní. But unfortunately. He was swimming in the pool of lack. Ó mùkùn nínú àìní ni. What happened to his anointing? Nobody knows. Is God not telling you what to do to get out of lack? Ọlọ́run rẹ̀ wá sọ pé òun tó ṣe lélẹ̀ láti lè bọ́ nínú àìní rẹ bí. Nobody knows. Kò yé ẹnikẹ́ni. Anointing alone will not put food on your table. Ṣé o ní ìfòròyàn lórí ẹ̀kọ́ tó ṣe oúnjẹ yóò wà lórí sáàdì? If you don't know what to do with that anointing. Ṣé o bá mọ ohun tó ṣe pẹ̀lú ìfòròyàn tó bẹ lórí ayé rẹ? Prayer alone will not put food on your table. Ṣé o lè gbàdúrà rẹ kò túmọ̀ sí pé ó ní oúnjẹ nílé? If you don't know what to do to add to that prayer. Ṣé o bá mọ ohun tó ṣe láti fi kún àdúrà yìí? My former lecturer in my Bible school where I went to. Ẹ̀sọ́ ilé àkọ́bẹ̀rẹ̀ tí mo lọ olùkọ́ àbìkan níbẹ̀. He used to say something. Ó máa ń sọ̀rọ̀ kan. He said anointing without money will bring annoyance. Ibẹ̀ ìbínú tàbí ìkọ́ra ní òjà sígbà tí ẹ bá ní òróró lórí ṣùgbọ́n tí ò sówó lápò rẹ̀. And it is true. Òdodo ọ̀rọ̀ sí ni. You have the anointing. Ìfowóyàn bẹ lórí rẹ. But you look at your pocket. Mo wá wo àpò rẹ. Dry. Ó gbẹ if you don't know what to do with the anointing. Even though that anointing has the power to open up your financial heaven. The person will still continue to be in lack. Two major points that you can see from this passage that you have just read. Number one. Is the changing power of death òun agbára tí ànímọ́ sí ní. the caging power of death. agbára láti fi ni sóbì kan bẹ nínú gbèsè. and then the second point. ìkejì. is the liberating power of the oil in your house. àti agbára láti sọ ní di òmìnira tó ń bẹ nínú òróró tó wà nínú ilé rẹ. the liberating power of the oil in your house. Agbára láti sọ ni di òmìnira tó bẹ nínú òróró tó ní nílé. These two points stood out from this passage that we have just read. Àwọn kókó méjì yóò tayọ nínú ẹ̀sẹ̀ ọlọ́run ti àkàyè. The changing power of death. Agbára láti há ni mọ́tò ń bẹ nínú gbèsè. Let us talk about that one. Ẹja kankan mẹ́rin bá eléyìí. One of the clear strategies of the devil to keep the children of God away from their prosperity it will make them to be in permanent debt. láti mú ni wà nínú ìpèsè síbẹ̀ ẹjẹ́ ọ̀nà kan tí èsì máa ń lò láti mú kí àwọn ọmọ ọlọ́run má lè rí ibi dé àyànmọ́ wọn. debt gbèsè is an invisible hand that is recreating a man to function abnormally. ó jẹ́ wọ́n ẹ̀rí tó máa ń tún ènìyàn jà láti máa hùwà tí kò yẹ kó hù. debt is a weight that presses a man down in the spirit. Gbèsèké ẹrù ni wo máa rìn yàn mọ́lẹ̀ nínú tẹ̀mí. To be in debt. Láti wà nínú gbèsè. It will be tied down in the spirit realm. Irúfẹ́ ẹgbẹ́ wọn dè mọ́lẹ̀ nínú ìjọba tẹ̀mí ni. Death will only give a man temporary solution. Gbèsè tàbí láti lọ yáwó yóò kàn fún yàn ní ìtura sáà díẹ̀ ní. But will not offer you permanent solution. Mọ́kò ní ṣe é lọ́kàn balẹ̀. Death is a base of the enemy. To drag a, a person a, out of his comfort zone. We read here the changing power of death. Because of death. The two children of the man of God. They are about to go into slavery. This man of God was saved by death. ìrántí ọlọ́run ìgbèsè ha mọ́ bìkan ni. ha he could not set himself free. Bẹ́ẹ̀ni kò lè bọ́, kò lè jàdà bọ́ fúnra rẹ̀. In fact, some Bible scholars believe that it was this death that killed this man of God untimely. Kájí ẹ̀sùn sọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ nìkan sọ pé gbèsè tó jẹ́ ìjọba ọlọ́run ló pa láìsọjọ́. Because death can kill. Torí gbèsè lè pa ni. I'm praying for somebody here this morning. Wọ́n gbàdúrà fún ẹnìkan tó bẹ nígbà lóòrọ̀ yìí. Who will say a very loud amen? Ṣé àmì rẹ̀ yóò rò dáradára? If anyone is in serious debt now. Ṣé ẹgbẹ́ bá di gbèsè tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ nígbà yìí? The power of God. Agbára Ọlọ́run. Shall set you free in the name of Jesus. I'm also praying for somebody here now that the cage of death that is assigned to cut short your life. I command them to scatter in the name of Jesus. Death is a terrible thing. The death in the family of this man of God was so much that it was well known to everybody in the neighborhood gbàgbé rẹ̀ káàkiri àwọn tó wà láyìíká rẹ̀ wọ́n mọ̀ nípa rẹ̀ o. It was not an easy thing at all. Wọ́n ṣe ohun àṣírí. It is a death that is put in place to embarrass. Ó jẹ́ gbèsè tó wà náà láti jọ́lì jì. To torment. Láti dá lóró. And to scatter the family of this man of God. Àti láti kí ìdílé ìrántí ọlọ́run yìí ká. He was called a man of God. Not the man of the devil. But yet you could not enjoy the blessings of his God. Why? He has been saved by the power of death. Death has no respect for your title. Oyè tàbí àpẹẹrẹ tó ní gbèsè kò bọ̀wọ̀ fún. It has no respect for anointing. Kò ní òróró lórí ayé rẹ̀ kò ní bọ̀wọ̀ fún. Death has a paralyzing power. Gbèsè ní agbára láti sọ níbi aláìlèsè wọn kan. It has a negative rearranging power. Ó ní agbára láti tún nǹkan ṣe ní ọ̀nà tí ó lòdì. It will rearrange a person's life negatively. Yóò sọ ayé èèyàn tò ní ọ̀nà tí kò dára. Then it has a healing power. Bẹ́ẹ̀ni ó ní agbára láti panikú. When you read your Bible very well. Nígbà tí o bá fi ara balẹ̀ ká dé ìṣòro The Bible does not encourage anyone to go into debt. In Romans chapter 13, Romans 13, look at what the Bible says in verse 8. Romans 13, 8. The very first statement. Owe oh, no man anything. Oh no man. the rich rulers over the poor. And the borrower is servant to the lender. When you go into debt, you become a servant to the lender. A servant does not command respect and honor. Kò sí ọlá tàbí ọ̀wọ̀ fún ìránṣẹ́. So I will say, owe oh, no man anything. Bẹ́ẹ̀ni ọ̀sán máa lè jẹ ẹnikẹ́ni gbèsè nǹkan. According to some research carried out by some Christians. Gẹ́gẹ́ bí èsì ìwádìí kan tí àwọn Kìrìsìtẹ́nì kan ṣe. They told us. Wọ́n sọ fún wa. That death will take away three important things in the life of the man. According to their own research. The death will take away three important things. Number one. It will take away your sleep. Number two. It will take away your rest of mind. And when your mind is not at rest, the whole life will be in confusion. Then number three, if you take away your focus. According to those researchers, death is a spirit. And it can follow a person from the cradle to the grave. If you don't attack it, tí náà bá ṣígun sí It can cut the person's life short. Ó lè pànìyàn láì tọ́jọ́. Just like it happened to the man of God. Gẹ́gẹ́ bí ó ti ṣẹlẹ̀ sí ìrántí Ọlọ́run yìí. But when you look at the Bible, nígbà tí bá yẹ ẹgbẹ́ yìí The Bible says we should not borrow. Bẹ́ẹ̀ sọ pé kí a máa The Bible didn't encourage us to start to go into debt. The question now is, why do people go into debt? Why do they go into debt? Kí lórí Let me give you two reasons. Number one, people go into debt because of ignorance àwọn jẹ́ ajúkèsè látàrí pé wọ́n jẹ́ aláìmọ̀kan. ignorant. wọ́n ní àìmọ̀kan. If you know the damage that death will do to your destiny, you will not move near it. Ṣé bá wọn ìdí tí gbèsè yóò ṣe sí àyùmọ̀ rẹ̀ òjì ẹ̀ ní súnmọ́ rárá? In fact, there are people that encourage people to go into debt. Káàdì wá tó sọ̀rọ̀ àwọn pàdé Ignorance is the first why people go into debt. Àìmọ̀kan ni wọn àkọ́kọ́ tàbí èrè tí àkọ́kọ́ tí àwọn ènìyàn máa ń jẹ́jẹ́ sí. My people perish for lack of knowledge. Àwọn ènìyàn mi ń tẹ̀lé pé wọn kò ní ìmọ̀. Two. Hmm. Ìkejì rẹ̀. Poor money management. Wọ́n ò ní ìmọ̀ tó láti ṣe àkóso owó tí wọ́n ní. It's a major to go into debt. Yóò mú When you have no concrete laid down plan on how money should be spent, of course we will go into debt. Every money that comes to you is not for spending. Ṣé ọwọ́ rẹ tó jẹ́ tìrẹ ló gbọ́dọ̀ ná síta padà? Some for selling and some for investment. Àwọn kan tó gbọ́dọ̀ ra, àwọn kan tó gbọ́dọ̀ fi dókòwò. Everything about life is planning. Ohun gbogbo nípa ti ayé tà ń gbèsè. Ó ní ṣe pẹ̀lú ètò. You want to succeed? Mo fẹ́ ṣe àṣeyọrí. You want to move ahead? Mo fẹ́ tẹ̀síwájú ni. You must have plan. O gbọ́dọ̀ farabalẹ̀ kó o ṣe ètò rẹ̀. And that includes your finances. Ilé ìdíje pẹ̀lú ètò ìṣúná rẹ pẹ̀lú. Poor money management àìní ìmọ̀tò láti ṣe àkóso owó. will make the person to go into debt. yóò sọ ní bí a jí gbèsè. number three reason. èrèdí kẹta. why people go into debt. sáàni ètò máa ń jí gbèsè. is evil comparison. òun máa ṣe àṣírí ara wọn ní ọ̀nà tí kò dára. when you begin to compare yourself with somebody else. nígbà tí bá ń wẹ lòdì ọ̀sẹ̀ fi ṣírí ara rẹ. The Bible says those who do such things they are not wise. What you cannot afford. Láti ṣe. You are interested in it because someone has it. Òun á sí tó jẹ́ mìíràn ní. So you just decided that you are going to go for it and you are going to have it by all means. Wọ́n á fi ní tilẹ̀ kí ó rí wàá rí òun náà gbà yóò tẹ̀ ọ́ lọ́wọ́ ni If you make the person to go into debt. Ìfẹ́ni bẹ́ẹ̀ láìpẹ́ yóò lọ jí gbèsè. Why do people begin to borrow because they want to do wedding? kílódé táwọn yóò lọ máa ju gbèsè tàbí lọ máa yáwó ní ìsàn ṣe kí fẹ́ ṣe ayẹyẹ ìgbéyàwó. you go into debt by you buy the married garment uh, on them uh, uh, on credit you buy the shoe on credit you buy this on credit you buy that on credit. aṣọ ìgbéyàwó ó rà ó ti gbèsè yín bàtà ti fẹ́ wọ̀ gbèsè yín sọ yín sọ̀hún gbèsè ní gbogbo rẹ̀. and they ask why are you doing this. It's my day, it's my day. I want people to know. To know. To know. And after the wedding. The photographer. It's now running after you. Both in the real life and in the dream. Ojú lójú ayé. Pay my money. O jẹ lówó sanwó mi. The person that did the cake. Ẹni tó ṣe àkàrà òyìnbó. Is running after you. Òwúrọ̀ òfin ẹlọ́kàbalẹ̀. When you see him coming. Nígbà tó bá yọ ọlọ́ọ̀ kan tó rí. You hide inside the toilet. Wàá já lọ padà sí ibìkan. Evil comparison. Àfiwé ibi. Why don't you cut your coat according to your time? Mo wá ṣe bí o ti mọ́. It is not written in the Bible. A ò ṣe àkọsílẹ̀ rẹ̀ ní Bíbélì. That on your wedding day thou shall cook. Ṣé ní ọjọ́ ìgbéyàwó rẹ ìwọ gbọ́dọ̀ ṣe oúnjẹ? Evil comparison. Àfiwé tí kò dára ni. To make people to go into debt. Yóò ṣe ènìyàn bí ajígbèsè. Number four reason. Èrèdí ìṣẹ́rin. It's unforeseen circumstances. Ó ní àwọn tí yóò fojú sínà fún unforeseen circumstances. Àwọn ìṣẹ̀lẹ̀ àìròtẹ́lẹ̀. When disaster happens. Nígbà tí àjálù bá bá And is beyond the person. It can result in death. The disaster that the enemy is planning for you. Will happen on the head of the enemy. Number five reason why people go into debt. Èrèdí kàǹkà yẹn máa ń di ájú gbèsè. It's because of health challenges. Òní àtàrí látàrí pé wọ́n ní ìpèníjà pẹ̀lú ìlera wọn. Health challenges. Wọ́n ní ìṣòro pẹ̀lú ìlera. I know someone who spent all that he had on cancer. Mo mọ ẹnìkan tẹ́tọ̀ ogun owó tó jí pátá ló ná sórí àìsàn jẹjẹrẹ. Went into debt. Ó sì ti gbèsè. And yet the person still died. Síbẹ̀ ìkú ló gbẹ̀yìn rẹ̀. Health challenges. Ìṣòro pẹ̀lú ìlera ẹni. Any sickness that is stealing away your money. Àìsàn yóò tó jí owó rẹ lọ. As you say very loud amen now. Bí o ti ṣe àní, tó wùn lọ sókè báyìí. I command that sickness to dry up. Let your amen roar like thunder. Let your amen roar like thunder. Number six. Ìkẹfà. Reason why people go into debt. Ṣé àwọn èèyàn máa rán jù gbèsè? It's lack of self discipline. Wọ́n ní tí wọ́n lè kó ara wọn ní ìjánu. Lack of self discipline. Wọ́n ní ìkóra ẹni ní ìjánu. Buying what you don't need. Nígbà tí bá ń ra ohun tí ò nílò. Spending money on useless things. Ọ̀sán náwó rẹ̀ lórí àwọn tó Things that will add no value to your destiny, to your spiritual life. Àwọn tó ní wúlò fún àyànmọ́ rẹ̀ àti ayé rẹ̀ sábà. How can you have forty, fifty, sixty shoes? Kí ló tó wà ní bàtà ogójì ọgọ́ta? Àyàfi báyìí mọ̀. Síbẹ̀, òdì mojú kúrò òjú rà sí. I know it's like that. Mo máa lábìrin kan bẹ́ẹ̀. Over fifty shoes. Bàtà tó ń wọ̀ ó kọjá àádọ́ta. Some of it he has not even touched in months. Nínú rẹ̀ tó kó sílẹ̀, àwọn oṣù ti lọ And then he say buying and buying. Síbẹ̀ kò mójú kúrò. So I challenge her. Ah, Mo wá bá a What is wrong with you? Kí ló ń ṣe Why are you buying shoes? Kí ló ń sọ̀rọ̀ bàtà tó rẹ̀ bàtà? Say well, that is my hobby. Ó sọ pé nǹkan tó ń fẹ́ràn láti máa ṣe leléyìí. That is my hobby. Mo gbádùn eléyìí ní ṣíṣe. It is not that is my hobby, it is lack of self discipline. Òní tí o gbádùn láti máa ṣe bẹ́ẹ̀ ni o lè kó ara rẹ ní ìjánu nìyí. Lack of self-discipline. Kò lè kó ara rẹ̀ ní ìjánu. It will make a person to go into debt. Yóò mú kéèyàn máa di gbèsè. Number seven. Èrèdí keje. Is poverty. Ó ní òsì. Poverty. Àìní. When someone is swimming in the pool of poverty. Nígbà tí ẹ máa ń wẹ̀ nínú òkun òsì. Of course, he will borrow. Láì ṣe àní àní yóò lọ máa yá kiri. And you see, let me say this, there is enough to go round for everybody in this country. Ẹ jẹ́ ń sọ ilé ìfún wa, ohun tó wà lórílẹ̀-èdè yóò tó láti ní ìpín fún ẹnì kọ̀ọ̀kan. Ìsìnmọ́. Ó tó wà. Look at the billions and billions of dollars that they are selling jẹ́ ká máa wo ọ̀pọ̀lọpọ̀ owó rọ̀gùrọ̀gùn ní bílíọ̀nù rẹ̀ lórí owó ilẹ̀ òkèrè pàápàá tí pé wọ́n jí. yes the country dey still standing. síbẹ̀ orílẹ̀-èdè yìí ò tí ì standing. a sì jẹ́ nàìjíríà. there is enough for everybody to go round. ó tó ó sẹ́kù fún olúkúlùkù láti ní ìkíkí rẹ̀. so which means that nobody has any quality reason to be poor nítorí wọ́n pọ̀ sí kò sí ẹnìkan tó ní èrèdí kan ní gbòógì tó jẹ́ ojúlówó rẹ̀ láti jẹ́ òjòjì. And God did not put you in this country by mistake. Ọlọ́run wá sí àṣẹ́gbẹ́ ó dá ọ láti wà ní orílẹ̀-èdè yìí. There is wealth that has been assigned and created for you. A ti ṣe ẹ̀dá, ti ṣe ìgbọ́ kan fún ọ ní Therefore, I command the spirit of poverty. Nítorí wọ́n pàṣẹ fún ẹ̀mí òsì. That is attacking your destiny. Tó ń gbọ́ gbogbo àyẹ̀mọ́ rẹ. To die now in the name of Jesus. Say a very loud amen. If you have money in your hand. Ṣé owó bá ń bẹ ní ọwọ́ rẹ? The way you talk will change. Ìsọ̀rọ̀ sí rẹ̀ yóò yàtọ̀. There is a way those who are poor, there is a way they walk. Ọ̀nà wà tí àwọn òṣèlú ti rìn. When you see them, know that this one is poverty definition. Ìrìn àwọn òṣèlú nígbà tó bá kiri wọn wá sí mọ̀. It's like the wind will blowing them here and there. But as a way a reach my walks, majestically. not gragra. not gragra. when you have money. a lot of you going for deliverance. by the time you check and check and check and check and check and check and check. nígbà deliverance every week every month every second, every year. Lọ́sẹ̀ ọ̀sẹ̀ ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà lọ́dọọdún. At the root of it, at the root of it. Òun tó ń jà mú wọn gangan. Àtàn yìí check it check it it is poverty poverty. Òṣì ló jà mú wọn. They are looking for money. Òṣòwò ni náà wá. Money. Owó náà wá. And money is good. Owó sì dára lóòótọ́. If you think that money is not good. Ìjọba wá rè pé Don't say amen to this prayer. But if you know that money is good. And then you want your own. I declare by the power of the Holy Ghost. That your own money. Receive it in the name of Jesus. believers are supposed to be the richest in the world. But unfortunately they are not. Poverty in the foundation. Poverty in the blood. Poverty moving around the person. The money that you will need. Owó náà tó o nílò. To live a good life. Láti gbé ìgbé ayé tó sunwọ̀n. The power of the Holy Spirit. The blood of Jesus. And the name of Jesus. Àti orúkọ Jésù. Will give it to you by fire. In the name of Jesus. job is the cap of death. Ó ní egún tí When there is a cap of death in place. Nígbà tí èkú láti máa ti tètè bá ń bẹ lórí ènìyàn. The person will still be wallowing in debt. Síbẹ̀ ń sọ̀rọ̀ yóò wà nínú gbèsè síbẹ̀. Some people cannot explain how they are constantly finding themselves in debt. Àwọn kan wò lè ṣàlàyé wọ́n ti máa ń bára wọn nínú gbèsè. They know that money is coming in. They can testify to that fact. But they don't know how the money goes. If you are like that in this service. There is a curse in place. That you need to attack. The curse of death. A man came for prayer. Arákùnrin And he told us. God is blessing me. The money is coming in. But yet, he that he is still in serious debt. The money comes in. Owó Doesn't know how it goes. And it's going deeper and deeper into debt. And we ask him, do you pay your time?" Say yes, I pay my time. And you give am. Say yes. So help us pray. As we begin to pray, the Lord said "There is a curse that has been issued against his life. No. Òun ṣe bẹ́ẹ̀. Why? Kí ni ìyá ìṣe fún ọkẹ? It is like that woman is not clean. Ó sọ pé ìyá òun yóò mọ́. It's like that that woman is a witch. Òun fura sí bàjẹ́ ni. I say, ah, <laughs> that is where your problem lies. Ibi ìṣòro rẹ wà lélẹ́yìí. You have to go back to that woman. O gbọ́dọ̀ padà lọ sọ ìyá rẹ lọ. And apologize. Yóò ti lọ bẹ̀rẹ̀. There is a curse that has been released upon you. and until that curse is broken, you will continue to wallow in debt. Say, but ah, how can I be giving a witch money? I said, what does the Bible say? Say, honor your father and your mother. Not honor your father that is holy àti Or, or your mother that is a Christian. Tàbí ìyá Once they are your parents. It is your responsibility. Whether the woman is a witch. Or the wife of Satan. No matter. Eléyìí ò ní ṣe. Any cause of death. Ègún ti gbèsè yòówù. That is fighting against your destiny. Tó bá àyànmọ́ rẹ jà. I break that curse now. Ègún náà báyìí. Let your inner roar at So much about the caging power of death. Now, let us look at the liberating power of the oil in the house. Because it was that liberating power in the oil that destroyed the changing power of death in the life and the family of the man of God. Elijah asked the woman. What do you have in the house? He was very specific. Oh Lord, In the house. He didn't say, What do you have? Say, What do you have in the house? Why? Because the problem started in the house. So the solution too must be found in the house. Elijah asked the woman, what do you have in the house? The answer that the woman gave. Ìdáhùn tí arábìnrin Tells us something. The woman said, there is nothing in the house. Except a pot of oil. The answer should have been I have a pot of oil in the house. mo ní But she said there is nothing there. Wọ́n ṣe kò sí nǹkan ní ilé. Except this just this pot of oil. Bí kò ṣe ìkòkò yìí. So as far as that woman is concerned. Ṣé arábìnrin yìí? The oil in the house cannot handle this death problem. Òró tó ní nínú ilé kò lè yanjú ọ̀rọ̀ gbèsè tó ń dààmú rẹ̀. So to that woman. Ṣé arábìnrin yìí? The oil is useless that woman, the oil is insignificant. that woman, the oil in the house is powerless. The oil is not important. But not to God and not to the man of God. Because to God and to the man of God, the oil is the solution to their debt problem. I'm praying for somebody here this morning. That your spiritual eyes will open by fire in the name of Jesus. The woman did not consider the pot of oil in the house to be something. The oil in the house has tremendous potential to make them great, but it was never considered. The oil in the house has the key to bring them out of poverty, but it was never considered. The oil in the house is the focus of heaven. For a turn around breakthrough for that family. But to that woman and to the children, it is a subject of ridicule. A subject of rejection. The oil in the house is waiting to be explored. But nobody considered it to be important. If you look at that woman very well. The major problem of the wife of the prophet. Is spiritual blindness. The oil has been there all this while. Yes, they could not see the liberating power. Whether you believe it or not, you have an oil in the house. So you are not supposed to be in lack. You have an oil in the house. You are not supposed to be moving and flowing in poverty. You have an oil in the house. That house represents your life. The fún ayé all stand for something that God has planted inside you to make you great in life. So the oil could be a skill. It could be a talent. It could be an idea. The oil could be a gift. The Bible says the gift of a man maketh room for him. The oil in the house. Òró It's like the rod in the hands of Moses. Moses did not consider it. Gòláyàtì ó kẹ́gbọ̀n òkúta yìí. But that was the stone that brought him down. The oil in the house is like the five loaves of bread and two fish in the hands of that little boy. The disciples of Jesus did not consider it. But to Jesus. It could be in your hand. It could be in your leg. The oil in the house. Òróró For those of us who watch soccer. Somebody is collecting six hundred thousand euro per week. Ẹnìkan ń ẹgbẹ̀ta euro lọ́sẹ̀ọ̀sẹ̀. If you multiply that in naira, that is 240 over 240 million naira. Ìjọba sọ̀rọ̀ eléyìí owó ti Nàìjíríà ó lé ní igba mílíọ̀nù náírà. That is what we get every week, not monthly, week. Lọ́sẹ̀ ẹ̀sẹ̀ owó tó ń wọlé fún eléyìí. Because they can play soccer. Ìjọba ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó lè fi gbá bọ́ọ̀lù. The oil in his life is attached to his leg. God did not create you empty. There is something in your house that is specially anointed to settle your destiny forever. Ó kọ́ I'm praying for somebody here this morning. Ó That the oil in your house will find expression in the name of Jesus. Say a very loud amen. Say a very loud amen. The major tragedy is for the oil in your house to be covered or paralyzed by the COVID power. This is the root problem of many. When the oil in your house is totally covered or paralyzed by the cooking power. The life of that person will lose meaning. And the person becomes a crawler in the journey of life. I know a boy like that gbogbo oil in the house was totally paralyzed. By the coven power. Right from his primary and secondary school days. He had been seeing himself flying aircraft. ó kàn máa rí kó máa wa bàálù òfurufú ni. I want to become a pilot. ó fẹ́ jẹ́ tó sọ bàálù I want to become a pilot. a sọ bàálù òfurufú ni bẹ́ẹ̀ dà. and he was working towards that. bẹ́ẹ̀ ni gbogbo ìtẹ́júmọ̀ rẹ̀ ń tó ṣe. and he did very well. ó sì ṣe dáadáa. until he travelled abroad. àtìgbà tó wá rìnrìn àjò lọ sílẹ̀ òkèèrè. he was in the school. ó wà ní ilé ìwé yìí studying to become a pilot. One afternoon. He had a dream. And in that dream, one of the wives of his, of his father, because I think the man has about maybe four or five wives only. One of them appear to him in the dream, holding something eh, in his hand, in the hand, a, a pocket of water tree with pepper. And he was challenging the boy. You want to become a pilot? You want to become a pilot? We can see. And then he poured the water on his face. He cried out of his sleep. And that was it. He became blind. How can he become a pilot now? The Kovu power went after him, paralyzed the oil the people in the dark world. Àwọn tó ń bẹ nínú ìjọba òkùnkùn. They can see what many of us cannot see. Wọ́n lè rí ohun ọ̀pọ̀lọpọ̀ wa ò lè rí. Because we are in the light. Ẹgbẹ́ inú ìmọ́lẹ̀ lára. They are in the dark. Àwọn bẹ nínú òkùnkùn. They can easily see the oil in the house. Wọ́n lè rí pẹ̀lú ìrọ̀rùn òróró tó ń bẹ nínú ilé ẹni. And they can fire an arrow into it. Wọ́n ti lè ṣá ọkọ̀ àwọn sí i. So we must pray. Ṣé ìdàgbọ́ ìgbàdúrà? that the oil in our house must reject the voice coming from the kobo. We need to pray seriously that any father that wants to fill the oil in our house will fall down and die. We must cry to the heavenly that the oil in our house must not dry up. Elijah asked the woman. what do you have in the house? what is the way out now? three steps. Three things to do. Number one. Recognize that you are not empty. There is something inside of you that is yearning for expression. Ọ̀kan bẹ nínú rẹ̀ tó fò bẹ tó ń ké tó pé mo fẹ́ fara hàn. Money comes to you on the basis of the problem that you solve. Ìṣòro tó o bá lè yanjú látàrí rẹ̀ lówó òkè wọlé fún ọ. Mechanic solve the problem of your car and you get money. Àwọn tó ń tún ọkọ̀ ṣe ìkan yóò yọjú ìṣòro tó ọkọ̀ rẹ bá ní wàá sanwó fún ọ. Fashion designers solve the problem of your clothes and you collect money. Recognize that you are not empty. Number two step. Pray for open eyes. Gbàdúrà fojú tó ríran. Your spiritual eyes must be open. Ojú ẹ̀mí rẹ gbọ́dọ̀ máa rí, o gbọ́dọ̀ sí. To see what heaven has planted inside you. Láti lè rí ohun tí ọ̀run ti gbìn sínú ayé rẹ. And the first step that you need to take. Ìgbésẹ̀ kẹta tí o gbọ́dọ̀ dé. Is angrily and violently fight the cobalt power assigned against your oil. Pẹ̀lú ìdí pẹ̀lú ìkan àrùgbọ́dọ̀ bájà gbogbo àwọn àjọ àjẹ́ tí wọ́n ń ṣe lòdì sí òróṣọ mẹ́rin nílé rẹ̀. angrily and violently fight the coven power and sign against the own. pẹ̀lú ìkanra pẹ̀lú ìdílé gbọ́dọ̀ bájà gbogbo àwọn àjọ àjẹ́ tí wọ́n ń bá òróṣọ mẹ́rin nílé rẹ̀ jà. there is somebody in this meeting today. ẹnìkan bẹ nínú by the power of the lord. nípa agbára olúwa. your breakthrough. àlùyọ rẹ. will announce it to the whole world. There is somebody hearing the sound of my voice this morning. By the power of the Holy Ghost. The oil in your house will promote your destiny. There is a man, there is a woman in this service today. Before the year runs out whether it is convenient for the enemy or not. The poverty in your life will disappear. Say a very loud And anyone hearing me now, and you are in serious debt, and your heart is beating fast. You have lost your sleep. O Yeah. Your, your, your, your focus has been stolen. No rest of mind. Because you are in this service today. Nígbà Miraculously. In a way that you cannot even explain. You will get out of that poverty. You will get out of that debt. You will get out of that poverty. You will get out of that debt. In the name of Jesus. Say, Oh God, arise! Break the power of death in my life. Oh God, arise! Break the power of death in my life. In the name of Jesus. Open your mouth Thank you, Jesus. Jésù In Jesus wonderful name we pray. Ní orúkọ Jésù tó ṣe iyebíye ni a gbàdúrà. Amen. God bless you. Olúwa yóò bùkún Let's have our seat please. We want to thank the Lord for this morning. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún òwúrọ̀ yìí. To God be the glory. And we welcome everybody to Eagle Hour this morning. We are trusting God. That the God that has started with us will complete what he has started in Jesus' name. And Elisha asked the woman. Where is the pot? Where is the oil in the house? This morning we are going to be doing something totally different. A ó máa ṣe ohun tó yàtọ̀ pátápátá. Elisha asked a question. Elisha béèrè ìbéèrè kan. It was his question that brought out about the miracle. Ìbéèrè ló mú iṣẹ́ ìyanu jáde. Question brings out deep revelation. Ìbéèrè a máa mú ìfihàn tí ó jinlẹ̀ jáde. The secret of life is in the question. Àṣírí ayé yìí ó ń bẹ nínú ìbéèrè. And therefore we must be ready to ask questions. Nítorí náà a ní láti ṣetán láti béèrè ìbéèrè. Question reveals wrong character in others. Ìbéèrè a máa ṣe àfihàn ìwà tí kò tọ́ nínú ayé ẹ̀mí. And the Lord asked Adam. Olúwa ti bèrè lọ́wọ́ Ádámù. The way Adam. Níbo ni ìwà wà? Praise the name of the Lord. So this morning. Our usual things is that we ask questions. And we will try by grace of God to answer the question according to the ability God has given to us. But this morning we are asking you the question now. Questions are not to be treated as if they are nuisance. A ò gbọ́dọ̀ máa wo àwọn ìbéèrè gẹ́gẹ́ bẹ́ni tí ò já kankan tí ò yàtí kankan. We must make sure that we don't feel ashamed asking questions. A ò gbọ́dọ̀ tijú níta líla ẹnu wa láti béèrè ìbéèrè. So we are asking questions that will change our financial world. À ń béèrè ìbéèrè tẹ́tẹ́ yóò yí ìdí ayé ètò ìsúná ayé ètò ìsúná wa padà. Questions that will change our financial world. Àwọn ìbéèrè tí ó yí padà bí a ṣe tó nípa ètò ìṣúná. Do you remember the book of Luke chapter two verse four? Ǹjẹ́ rántí ohun tó rẹ nínú ìwé Lúùkù? The Bible says and after three days. Ó ní lẹ́yìn ọjọ́ ìkẹta. They found him in the temple. Wọ́n rí ní sẹ́ńtìlì. sitting among religious leaders. Ó jókòó pẹ̀lú àwọn adarí ẹlẹ́sìn. Listening to them. Ó ń tẹ́tí sí wọn. And asking them questions. Ó sì ń béèrè ìbéèrè lọ́wọ́ Questions that. change your financial world. Àwọn ìbéèrè tó máa ń yí ètò ìṣúná ẹni padà. Questions that change your financial world. Àwọn ìbéèrè tó máa ń yí bèèyàn ṣe tójú òṣùwọ̀n tó nínú ètò ìṣúná. The Bible says in the book of Isaiah chapter one verse eighteen. Bíbélì sọ nínú ìyá ìgbáyé oríṣi ní ẹsẹ̀ ìkejì dín ní ogún. Then come let us reason together. Ó ní ẹwà ẹjẹ́ kí a sọ àsọyé. There is need for us to reason together this morning. Èrè bẹ láti sọ àsọyé ní òwúrọ̀ yìí. So let's take our pen now. Ẹ kí a mú kálámù wa. We are asking you the question. A fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ yín o. Thank you. Ẹ ṣeun. Number one question is this. Whose word? Whose word have you tenaciously decided to improve? Àwọn ọ̀rọ̀ wo ni wọ́n mọ̀ọ́mọ̀ gbìyànjú láti máa fẹ́ dàgbà sí nínú rẹ̀? I will repeat it again. Wọ́n ti sọ. You know, question is difficult. Àwọn ìbéèrè a máa sọ̀rọ̀ nígbà mìíràn. Yes, please listen very well. Ìtẹ́tí sílẹ̀ bẹ̀rẹ̀ jẹ́. Whose world. Ìjẹ́ ayé ẹni náà wo ni? Have you tenaciously decided to improve? Èyí tó jẹ́ wípé o mọ̀ọ́mọ̀ tí òun farabalẹ̀ láti lè jẹ́ kí ó máa dára sí i. Whose word? Ìjẹ́ ayé wo ni? Have you tenaciously decided? to improve. Èyí tí o mọ̀ tí o sì ń gbìyànjú láti fẹ́ tí ó dára sí. Do you remember the word of Jesus? Ǹjẹ́ wọ́n sọ ọ̀rọ̀ Jésù? It is blessed to give than to receive. Ìbùkún ni láti fi kún ni ju láti gbà. Whose word? Ìgbé ayé ìta ni. Have you tenaciously decided to improve? Èyí tí o fi mọ̀ tí o sì ń gbìyànjú láti fẹ́ tí o dàbí ẹ̀. That's the first question this morning. Eléyìí jẹ́ ìbéèrè àkọ́kọ́. Don't try to please everyone. Ẹ má ṣe gbìyànjú láti tẹ́ gbogbo ènìyàn lọ́rùn. Narrow your energy. Narrow your energy to help one person or few people. Ẹ máa gbìyànjú láti ta ita yín láti ran ènìyàn kan tàbí méjì lọ́wọ́. It is blessed to give than to receive. That is the first question that will change your financial world. Èyí ni ìbéèrè àkọ́kọ́ tí yóò yí ìgbé ayé ètò ìṣúná ẹni padà. Number two question. Ìbéèrè kejì. Are you with me? Ǹjẹ́ ti ǹjẹ́ ń bẹ Whose disrespect as you decide to ignore? Ta ni ẹni náà? tí ó gbìyànjú láti ṣáàtì nípa àìbọlá fún. whose disrespect have you decided to ignore? ta ni ẹni náà tí ò ń gbìyànjú láti ṣáàtì nípa àìbọlá fún? the opinion of some people does not matter to you. èrò tàbí ohun tí àwọn ẹlòmíràn bá sọ kò ní ṣe. the opinion the opinion of some people does not have to bother you but it is the opinion of the holy spirit that is important to you. ṣùgbọ́n whose disrespect as you decide to ignore. kí ohun náà èyí tí òun gbìyànjú láti ṣàfì nínú àìbọlá fún ẹni. don't disrespect the holy spirit. ẹ má ṣe ṣe àìbọlá fún ẹ̀mí mímọ́. don't ignore your mentor. Ẹ má ṣe ṣáàtì àwọn tó jẹ́ pé ẹ̀ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. But you can ignore the opinion of haters and opposition. Ṣùgbọ́n èrò àwọn tí ó ń kórìíra ẹni àtàwọn tó ń takoni ni a lè ṣáàtì. Ignore the opinion of haters. whose attention matters to you. Àkíyèsí sani ló jẹ́ ọ́ lógún jùlọ. The truth about it is this. Òtítọ́ ọbẹ̀ ni wípé. Words decide our feelings. Àwọn ọ̀rọ̀ a máa sọ nípa ìmọ̀lára wa. So the attention of your wife of your husband must matter, matter to you. Àkíyèsí ọkọ tàbí aya rẹ̀ ó ní láti ní ṣe pẹ̀lú rẹ̀. Number four. Ìkẹrin who are choosing to reject your influence. Ta ni ẹni náà tí ó ti yàn láti kọ̀ ọ́ sílẹ̀ yìí o ò ní ipa kankan. This will help you to it will help your financial. Eléyìí yóò ran àwọn ìgbé ayé ètò ìsúná lọ́wọ́. If you are having a company, if you are having an organization, you must take note of this. Tí o bá ní ilé iṣẹ́ tàbí àgbékalẹ̀ kan, o ní láti kíyèsí èyí. Number four. Ìkẹrin. Who are choosing to reject your influence? Ta ni ẹni náà tí ó ti yàn láti kọ̀ ọ́ wípé o ò jámọ̀ kankan? Identify them. Ẹ mọ̀ wọ́n. If you have an organization and people work under you and they refuse to obey your instructions, identify them. Tí ẹ bá ní ilé iṣẹ́ kan tí àwọn ènìyàn kan sì ń ṣiṣẹ́ ní abẹ́ yín tí wọ́n sì kọ̀ láti tẹ́tí sí àwọn ìlànà ẹ àwọn ènìyàn yín mọ̀. such people you don't put big things into their hands. irúfẹ́ àwọn ènìyàn wọ̀nyí a ò fi ohun tí ó ṣe pàtàkì tó sì ṣe kókó lé wọn lọ́wọ́. but note this. ṣùgbọ́n kí èsì èyí. your wife or your husband must not reject your influence. kókó rẹ tàbí aya rẹ wọn ò gbọdọ̀ rí ọ gẹ́gẹ́ bí ẹni tí kò ní ìmísí tàbí Your children must not reject your influence. Àwọn ọmọ rẹ wọn ò gbọ́dọ̀ rí ọ gẹ́gẹ́ bí ẹni tí kò ní kárírí. If you have that kind of challenge, you must pray about it. Tí o bá ní irúfẹ́ ìpèníjà yìí, o ní láti gbàdúrà nípa rẹ̀. Praise the name of the Lord. Ẹyin orúkọ Olúwa lógo. Questions that will change your financial world. Àwọn ìbéèrè tí yóò yí bí o ṣe kún ojú òṣùwọ̀n tó nípa ètò ìṣúná. Number five. Ìkarùn-ún who has made the most important impactful investment in your life. Ta ni ẹni náà tí ó ti kó ipa rere nípa ṣíṣe ohun tí ó dára jùlọ sínú ayé rẹ? Who has made the most impactful investment in your life? Ta ni ẹni náà tó ti kó ipa rere nínú ayé rẹ láti mú ọ ẹni ńlá? Let me explain this to us. Ẹ jẹ́ kí n ṣe àlàyé yìí. Who opened doors? for your talent to flourish. Ta ni ẹni náà tí ó fi àyè gba àwọn tálẹ́ǹtì rẹ tí ó bá máa kàn? Such a person. Irúfẹ́ ẹni yìí. You must identify them. Ẹni láti mọ̀ wọ́n. You must honour them. Ẹni láti bu ọlá fún wọn. If it is your mother, if it is your father. Tó bá jẹ́ bàbá tàbí ìyá rẹ ni. If it is your pastor. Tó bá jẹ́ olùsọ́ àgùntàn rẹ ni. If it is your wife. Tó bá jẹ́ aya rẹ ni. You must honour whoever that has made the most impactful investment in your life. ẹ láti bu ọlá fún irúfẹ́ ẹni náà èyí tẹ́ tí ti kó ipa rere èyí tẹ́ tí ti gbòǹdì nínú ayé rẹ. don't most of us we we have friends and people that we go around that has not made so much impact in our lives púpọ̀ nínú wa a ní àwọn ọ̀rẹ́ àti oríṣiríṣi àwọn èèyàn tẹ́tẹ́ à tó jẹ́ pé wọn ò ní ipa nínú ayé wa. who is the person inspiring you? kalẹ́ni náà tó ń wú ọlọ́rí tó sì ní ìmísí rere sí ọ. every time you meet the person the person inspires inspire you. nígbà yòówù tí o bá bá irúfẹ́ ẹni bẹ́ẹ̀ pàdé yóò máa mú orí rẹ kí o máa mú ẹni kí sí. such a person you must honour. irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọ́n ní láti bu ọlá fún. number six question. I'm writing it down? Ǹjẹ́ àkọsílẹ̀? What single goal, what one hour of a day for the rest of your life? Kí ni ìlépa kan ṣoṣo náà? Èyí tẹ́tẹ́ yóò gbà ọ́ ní wákàtí ṣoṣo ní ọjọ́ kan fún èyí tó kù ní gbogbo ayé rẹ. What single goal? Kí ni ìlépa kan ṣoṣo? What one hour? èyí yóò gbà ọ́ ní wákàtí kan. of a day. ní ọjọ́ kan. for the rest of your life. fún èyí tó kù nínú ayé rẹ. identify that goal. ẹni láti mọ ìlépa yìí. identify the goal. ẹni láti mọ ìlépa yìí. and work on it. tí ẹ sì ti tẹ́lẹ̀ lórí. there must be a goal that worth a single one hour every day in your life. Ìlépa kan ní láti wà gẹ́gẹ́ yóò gbà ọ́ ní wákàtí kan tuntun ní gbogbo ọjọ́ nínú ayé rẹ. Without a vision, the people perish. Láì sí ìran àwọn ènìyàn máa ṣègbé. If there is no vision, nothing you are running after, something else will be running after you. Tí kò bá sí ìran, ohun tí tí òun kan bá lé ọ, ìwọ pàápàá wàá máa lé ohun mìíràn. Lastly, The last question. Ìbéèrè yìí tó kẹ́yìn. You see now, you are the one that is doing the right thing now. Ẹ̀rí tí ẹ̀yin lè kọ́ sílẹ̀. Praise the Lord. Ní olúwa lógo. What time? Ìdíyelé wo? Are you willing to pay to know God? Òun fẹ́ láti san kí o lè mọ Ọlọ́run. What time? Ìdíyelé wo? Are you willing to pay to know God? Òun ni òun fẹ́ láti san kí o lè mọ Ọlọ́run. When you come to the church, you experience God. Nígbà tí ẹ bá wá sínú ilé ìjọsìn, a ó ní ìrírí Ọlọ́run. By the time our general overseer is talking, you experience the power and the presence of God. Nígbà tí alábòjútó àgbà bá ń sọ̀rọ̀, a ó ní ìrírí agbára But to have a relationship with God. You must you must pay a price. ẹni láti san ìdíyelé kan. what kind of price? irú ìdíyelé wo? you must pay the price of relationship. ẹni láti san ìdíyelé ìbáṣepọ̀. the price of time. ìdíyelé àkókò. and the price of repentance. àti ìdíyelé ìròyìn pìwàdà. these are questions. eléyìí jẹ́ àwọn ìbéèrè. that we change our financial world. èyí tí yóò yí bí a ṣe tó nípa ìpèsè náà padà put those things down and think and meditate upon it. The Lord will make you sick in Jesus' name. God bless you. Praise the Lord. Praise the name of the Lord. Praise the name of the Lord. The questions are for us to go home and and answer them. Àwọn ìbéèrè tí wọ́n bí wáyé ní láti lọ sílé láti máa dáhùn rẹ̀. We cannot answer them here. A kò lè dáhùn wọn níbí. They are for our quiet moment. Wọ́n jẹ́ àkókò ìdákẹ́jẹ́ wa ni a gbọ́dọ̀ máa dáhùn wọn. So that you can answer them properly. Kí a lè dáhùn wọn dáradára bí ó ti yẹ. So they will help us. Kí wọ́n lè ràn wá lọ́wọ́. So on the other side. Ní òbí kejì. I'm going to be answering some questions that we got. Èmi ò máa dáhùn àwọn ìbéèrè kankan tí wọ́n fi ṣọwọ́ sí wa. The first question I have here. Ìbéèrè àkọ́kọ́ tí mo ní níbí. Ayé. Mo kà á. Dear Master. Ẹ jọ̀wọ́ bàbá àti màmá. Please, my husband has been out of job for the past two years. Ọkọ ẹni tó kọ̀wé yìí kò ní iṣẹ́ lọ́wọ́ fún bí ọdún méjì sẹ́yìn báyìí. He is into Uber but uses a French car. Ó máa ń lo ó máa ń fi ọkọ̀ ọ̀rẹ́ rẹ̀ ṣiṣẹ́ Uber. Now the friend is back. Ṣùgbọ́n ọ̀rẹ́ rẹ̀ yìí ó ti wá padà dé. And has collected his car. Ó ti gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lọ́wọ́ rẹ̀. After my husband used it for three weeks. Nígbà tí ọkọ onítọ̀hún lò fún ọ̀sẹ̀ mẹ́ta péré. Now he's home again. Ó ti wá wà nílé báyìí. I'm pregnant. Obìnrin yìí lóyún sínú. I will be due in November. Kò sì ní bímọ bí oṣù kọkànlá tí a wà ní. Please, go to church help us? Ǹjẹ́ ìjọ lè ràn wá lọ́wọ́? In any way. Ní ọ̀nà yòówù. So that it, it can be back on its feet again tí ó lè padà sẹ́nu iṣẹ́ rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Maybe to pay instrumentally. Bóyá láti máa sanwó ìdíẹ̀ díẹ̀. Or delivery. Tàbí kó máa jọ kó máa fi owó sọwọ́ sí ìjọ lójoojúmọ́. But not outrageously. But not outrageously. Kì í ṣe ohun tí yóò ju agbára wa lọ. In answering this question. Níbi bẹ̀rẹ̀ ìbéèrè yìí. I want to tell us a few facts. Mo fẹ́ sọ àwọn òkodoro kọ̀ọ̀kan fún wa. About connection nípa ṣé ènìyàn máa fi owó sílẹ̀. The first one is that. Ìbéèrè àkọ́kọ́ ni. About connecting, connecting Nípa fífa owó sowọ́pọ̀ pẹ̀lú ẹlòmíràn. Yes, The first one is this. Ìbéèrè àkọ́kọ́ ni pé. Those who want to become successful. Ẹni tó bá fẹ́ ṣe àṣeyọrí. Are not always on their own. Kì í ṣe pé wọ́n máa ń dá wà nìkan. There is no self-made man or woman. Kò sí ẹni tó dá dìde dúró fúnra rẹ̀. The second one is this. because ni pé. The reason we have the poor. Èrèdí tá a fi ní àwọn tálákà. Is because they don't have access. Ó ní pé wọn kò ní ọ̀nà. To influential people. Láti dé ọ̀dọ̀ àwọn ọlọ́rọ̀. Who can introduce them to opportunities? Tí wọ́n lè fi ọ̀nà hàn wọ́n sí àwọn àǹfààní tó yí wọn ká. The number three fact is this òkódọ́rọ̀ ìkẹta ni pé no matter how successful we are. kò ṣe pàtàkì bí a bá ti lè ṣàṣeyọrí tó. others must have helped us. àwọn mìíràn tún lè ṣe jù báyìí lọ. somewhere along the line. nígbà tí a bá ń lọ níwájú. so my response is this. ìdáhùn mi ni pé. the authority of this church. Àwọn tó ń ṣàkóso ìjọ yìí. Have put structures in place. Wọ́n ti gbé ètò kan kalẹ̀. To help us to connect. Láti máa ràn wá lọ́wọ́ láti fọwọ́sowọ́pọ̀. Every day it is announced here every Sunday. Gbogbo ọjọ́ ìsinmi ni wọ́n máa ń ṣèfilọ̀ rẹ̀. Every service day. Gbogbo ètò ìsìn wọ́n máa ń ṣèfilọ̀ rẹ̀. It is announced here. A máa ń ṣèfilọ̀ rẹ̀. That we must belong to a group. Ìpè gbọ́dọ̀ wà ní ìsọ̀rí kan. and to a fellowship. àti ìpàdé ojúlé. but many of us do not understand the importance. ọ̀pọ̀lọpọ̀ wa ò pàtàkì rẹ̀ kò yé wa. if we belong to a group. tẹ̀bá wà ní ìsọ̀rí kan nínú ìjọ. or to a fellowship. tàbí ìpàdé ojúlé. it's possible that this issue may have been discussed. ó ṣeé ṣe fẹ́ pé ó ti kọ̀rọ̀ yìí sẹ́yìn ọ̀kan lẹ́sìn. and it would have been resolved. wọ́n yóò sì ti gbà yanjú. before coming here. kó tó ti tẹ̀ wá síbí. we encourage the person that wrote this better. Or the husband. To see us. In front níwájú ní after the service. Bàbá And we encourage all of us. A tún wá gbà wá níyànjú. Please it is important to belong to a group and a house fellowship. Ó ṣe pàtàkì láti wà ní ìsọ̀rí kan nínú ìjọ àti ìpàdé ojúlé. The purpose is for community. Èrè bí ní pé kí òkúta lè jùmọ̀ And it's for connection. Àti pé lè máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wa. It's for community and it's for connection. Láti máa jùmọ̀ gbé. So that some of these problems can be solved. irú àwọn wàhálà báyìí tó lè gba ojútùú. Praise the Lord. Ẹ̀yin orúkọ Olúwa The number two question I have àlàáfíà. ìbéèrè kejì tí mo ní he says please sir ma. ẹ jọ̀wọ́ bàbá àti màmá. this is to know from you. ó jẹ́ kí afẹ́ jẹ́ kí ẹ mọ eléyìí. this is to know from you. a fẹ́ mọ̀ látọ̀dọ̀ yín. whether the church has a group insurance group health insurance. tó bá yẹ pé ìjọ ní ètò mádàndókò kan tí wọ́n gbé kalẹ̀. for her members and staff. fún àwọn tí ń bá wọn ṣiṣẹ́ àtàwọn ọmọ ìjọ. if not. tí ìbá ń ṣe bẹ́ẹ̀. can you please initiate the probability. Ǹjẹ́ lè fi eléyìí lélẹ̀ bí? By proposing a global health insurance. Láti lè máa gbé ètò mọ̀dáńdófò nípa ètò ìlera àwọn ènìyàn kalẹ̀. For MFM staff and members. Fún àwọn tí ń ṣiṣẹ́ lórí òkè náà àti àwọn ọmọ ìjọ orí òkè náà. This will require minimal financial participatory contribution. Eléyìí yóò jẹ́ kí àwọn ènìyàn máa fọwọ́ máa fi owó ránṣẹ́ síbẹ̀. From members and staff. Fún àwọn ọmọ ìjọ tàbí àwọn ọmọ Àtò ìṣiṣẹ́ nínú ìjọ. And this will save the church a lot of money. Eléyìí pàápàá yóò jẹ́ kí ìjọ kí ó fi ọ̀pọ̀lọpọ̀ owó pamọ́. Being expended on hospital bills. Èyí tí wọ́n fi ń ṣòfò láti lè máa ná lórí àwọn ilé ìwòsàn káàkiri. We will liaise with the church authority. A ó fi ọ̀rọ̀ jọmitọ́rọ̀ pẹ̀lú ìjọ. And confirm the status. A ó sì fi ìdí eléyìí múlẹ̀. And discuss further. A ó sì fi ọ̀rọ̀ jọmitọ́rọ̀ pẹ̀lú wọn. On how to go about it. Láti ṣe eléyìí. The last question that I have here. Is there a certain mo ní níbí. I read. Okay. I've been in business for over ten years. Onítàn ti wà nínú ètò òwò rẹ̀ fún bí ọdún mẹ́wàá. And the business has done very well before now. Iṣẹ́ yìí ó ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú dáadáa ju di àkókò yìí. But I've had to shut down part of it. Ṣùgbọ́n díẹ̀ nínú iṣẹ́ yìí ó ní láti pàtì. I expect to be making a lot of money from the business. Mo ní èrò láti máa ní ọ̀pọ̀lọpọ̀ èrè lórí òwò yìí. Because it's a lucrative business. Nítorí òwò tí ó ní owó lórí ni. But I'm not seeing the money. Ṣùgbọ́n owó kò wá. I really don't know what is happening. Mi ò mọ ohun tí ń ṣẹlẹ̀. Please help. Ẹ jọ̀wọ́ ẹ ràn lọ́wọ́. Our answer is this. Ìdáhùn wa ni pé. Finance or money. Owó tàbí ètò ìṣúná. Is the language of business. Èdè iṣẹ́ tí a bá ń ṣe ni. If I come to this podium. Tí máa wá sórí pẹpẹ yìí. And I begin to speak German. Tí máa bẹ̀rẹ̀ sí ní sèdè Germany. I'm almost sure that ninety percent or ninety-five percent of us will not understand what I'm saying. Ó dá mi lójú pé bí àádọ́rin àádọ́rùn nínú wa lè má mọ ohun tí à sọ. And will lose interest. A kò ní lè ní ìfẹ́ láti máa gbọ́ mọ́. I'm not communicating. Nítorí pé ọ̀rọ̀ tí mò ń sọ yé wa. Finance and money is the language of business. Ètò ìṣúná àti owó èdè tí òwò tí à ń ṣe gbọ́ ni. And statistics has it that ninety percent of businesses fail in the first three years. Ìwá ìwádìí ti fi yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ òwò ló máa ń ṣìdí rẹ ni nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀. And it has been confirmed that seventy-five percent of this ninety percent. Wọ́n wá fìdí rẹ̀ múlẹ̀ pé márùn-ún lé ní àádọ́rùn-ún nínú àwọn ètò ìṣúná yìí happens because there are. ó sì jùlọ ni nítorí pé. there are no records kept. nítorí pé wọn kò ní àkọsílẹ̀ ohun tí wọ́n ṣe. there are no records kept. kò sí àkọsílẹ̀ kankan rárá. we are doing business. wọ́n ń ṣe òwò. But we don't keep records. Ṣùgbọ́n wọn kò ní àkọsílẹ̀ ohun tí wọ́n ń tà. Many of us say that the business is in my head. Ọ̀pọ̀lọpọ̀ sọ pé orí mi ni mò ń kọ́ sí. I don't want anybody to steal my business. Mi ò fẹ́ kí ẹnikẹ́ni jí mi lówó lọ. So we don't record anything. Nítorí náà kò ní àkọsílẹ̀ ohunkóhun. Many people say. Ọ̀pọ̀ ń wí pé. That our parents they were doing business. Nípa àwọn òbí wa tẹ́lẹ̀ láyé àtijọ́ ń ṣe òwò. And they were doing very well. Wọ́n sì ń ṣe dáradára. But they kept no records. Ṣùgbọ́n wọn kò ní àkọsílẹ̀ ohunkóhun. There are several sides to it. There are several sides to it. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ló lẹ́yìn gbà ṣẹlẹ̀. Our parents that did business and did not keep records. Àwọn òbí wa tí wọ́n ń ṣòwò tí wọn kò ní ohun tí wọ́n kọ sílẹ̀ nípa rẹ̀. If they kept records, they would have multiplied by ten. Tó bá jẹ́ pé wọ́n ní àkọsílẹ̀ rẹ̀ ni wọ́n ó ti dàgbà sí ilé ìlọ́po mẹ́wàá. So what are we saying? Kí ni ohun tí à ń sọ? If we do not keep records. Ṣé a kò bá ní àkọsílẹ̀? we will not know the state of our business. A kò ní mọ ipò tí òwò tí à ṣe wà. And I have I hear questions every day. Ọ̀pọ̀ ìgbà ni máa ń gba ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè. I put fifty thousand in this business. Mo fi ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà sórí òwò yìí. I buy things and put in the shop. Mo wúra ọ̀pọ̀lọpọ̀ ọjà mo ti gbé sínú ilé òwò yìí. But by the next time I want to go and buy. Nígbà tí wọ́n wà tún lọ rajà sí. I can't find the money. N ò rówó mọ́. Why? sí Nigeria. Eh? And we are saying that the reason is because we do not keep records. i ń dá wọn lóhùn wípé ìrètí rẹ̀ ni pé wọn kò ní àkọsílẹ̀. Wọn kò ní àkọsílẹ̀ ohun tí wọ́n ń So if we don't keep records. Tí a kò bá ní àkọsílẹ̀ We sell below our cost. Ẹ ó máa tà I Below our cost. Bẹ́ẹ̀ bá ti ń tà Thank you. I spoke to a sister. Mo bá obìnrin kan sọ̀rọ̀. And she said, my business is not doing well. Please come and check. Òwò tí àwọn ṣe pé kò lọ déédéé ẹ̀jọ̀ ẹ wá ràn mí lọ́wọ́. By the time we said. Nígbà tá a fi yẹ̀ wò. I said to her, how do you fix your price? Mo sọ pé báwo lo ṣe máa ń díye ní ọjà rẹ̀? She said, when I go and buy something. Nígbà tí mo bá lọ rajà kan. If I buy for ten thousand. Ìmáàlá ni ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá náírà. I will just tell myself that two thousand gain is not too much. wọ́n kàn sọ fúnra nítorí mo bá jẹ ẹgbẹ̀rún náà ẹgbẹ̀rún méjì náírà lórí rẹ̀ gẹ́gẹ́ bí èrè kò tí ì pọ̀ jù. so i will sell sell for twelve thousand. wọ́n wàá tàn fún ẹgbẹ̀rún méjìlá náírà. so i asked her some questions. mo wá bí ilé ìbéèrè kan. this shop that you use. ilé ìtajà tí o wà yìí. do you pay for it. ǹjẹ́ o sanwó fún. she said yes. o wí pé bẹ́ẹ̀ ni. this light that we are using. iná tí o tàn lẹ̀ yìí. do you pay for it. o sanwó lórí rẹ̀ bíi. These staffs that I see here. Àwọn tí ń bá ṣiṣẹ́ tí mò ń rí yìí. Do you pay them? O máa fún wọn lówó bí? She said yes. Ó dá mi lóhùn pé bẹ́ẹ̀ ni. So how do you determine these two thousand? Báwo lo ṣe wá rí ṣẹlẹ̀ lórí ẹgbẹ̀rún méjì tí o jèrè yìí? And it was like an eye opener to her. Ó wá dàbí pé ojú rẹ̀ fẹ́ But I'm very happy for the sister. Ìgbà náà ní dùn farabirin yìí. Because she immediately knew where the problem was. Nítorí pé ó mọ ibi tí ìṣòro náà wà. And a, a week later. Lẹ́yìn ọ̀sẹ̀ mélòó kan. He called me back. Ó tún pè mí. And said that. Ó wí fún mi. I've calculated for the last ten years. Mo ti ṣe ìṣirò fún bíi ọdún mẹ́wàá báyìí. That if I have been pricing my products properly. Ipe tó bá pé mo ti ń gbé owó yìí lé bí ẹgbẹ̀rún mẹ́rin náírà. I would have made fifteen million naira. Ọ̀pọ̀ bíi mílíọ̀nù márùndínlógún ni wọ́n ti jèrè rẹ̀. Over what I made. Lórí àwọn tí mò ń tà. So what are we saying? Kí ló ń ta wá ń sàn? It is important to keep records. Ó ṣe pàtàkì láti ní àkọsílẹ̀. What are the implications of not keeping records? Kí ni àwọn ràbọ̀ràbọ̀ pé a kò ní àkọsílẹ̀? The five general implications àràbàràbọ̀ tó jẹ́ gbajúgbajà rẹ̀. is that it, it results in profitless hard work. òun ni pé iṣẹ́ takuntakun láì lérè ni yóò yọrí sí. it results in profitless hard work. iṣẹ́ takuntakun tí ò lérè lórí ni yóò yọrí sí. it will not be our loss in Jesus' name. eléyìí yóò jẹ́ ìpín lórúkọ Jésù. but we are talking about this this morning so that we will go back and revisit our businesses. ṣùgbọ́n a sọ nípa ilé ìta lè pa ìrànlọ́lẹ́ láti lọ yìí sí àyẹ̀wò ìrànlọ́wọ́ wa. revisit our activities. a ṣe àyẹ̀wò àwọn ohun tí à ń ṣe and ensure that we are not working for nothing. The Lord will help us in Jesus' name. The second key implication. Is that. We do not, it does not allow for continuity in business. Kì í òwò ẹni máa tẹ̀síwájú. So we hardly see generational business. A kò wá rí pé òwò ń tẹ̀síwájú lórí ìrandíran. We hardly see a business that has come from the fourth and the third and the second generation A kò sí àkùnrin rí àwọn iṣẹ́ tó máa lọ láti ìran kìíní títí dé ìkẹrin síwájú. Because there are no records. Nítorí pé kò sí àkọsílẹ̀ ni. The business is in the head of the owner. Òwò yìí a máa parí ní sọ́kẹ́tẹ̀ tó dá sílẹ̀ bá ti kú. And once the owner is gone. Nígbà tẹ́ni tó dá sílẹ̀ bá ti lọ. The business is gone. Òwò náà ti forí sápọ́n nìyẹn. It will not be our Lord. Eléyìí yóò jẹ́ ìpín wa. But I encourage us. Máa gbà wá ní ìyànjú. Our Father in the Lord has been telling us. Bàbá ní Olúwa máa ń sọ fún wa. That God has promised us generational blessing. Ṣé Ọlọ́run ti pè ti ti ṣèlérí ìbùkún ìránṣẹ́ wọn? So we must position ourselves. A gbọ́dọ̀ fi ara wa sí ipò yìí. And we must position our business. A gbọ́dọ̀ fi iṣẹ́ ọwọ́ wa sí ipò yìí bákan náà. To partake in that. Láti lè ní ìsinmi. Records are very important. record. Kò sí àkọsílẹ̀ So I know that I am um, all the money I get I'm putting it. I'm putting it. But they don't know how much. Kò sí ohun tí ní record help us. To monitor the company's growth and profit. It will help us to ensure that people don't steal from us. Yóò tún ràn wá lọ́wọ́ láti rí dájú pé àwọn ènìyàn kò jà wá lólè. If you don't keep records. Ṣé a kò bá ní àkọsílẹ̀ ohun tí ṣe? And you keep stock worth ten million naira in your shop. Bàbá gbé ọjà tó tó bí mílíọ̀nù mẹ́wàá sínú ilé ìtajà wa. And you come next week. Ṣàbá tí wọ́n wá ní ọ̀sẹ̀ tó tẹ̀lé. Maybe they are selling half a million naira. Ṣé wọ́n ti jí mílíọ̀nù ìdajì mílíọ̀nù níbẹ̀? They will say madam. Wọ́n màmá. There was no market o. Ọjà ò máa dáa. I don't know why oh, these customers are not coming. Mi ò mọ̀ kò ní àkọsílẹ̀ ni. You take it. Ẹ ó sì gbà bákan náà. You just take it like that. Ẹ ó sì gbà mọ́ra. Until it's time to go to the market. Àyàfi ìgbà tó bá tó láti lọ sí ọjà. Because the stock is no longer there. Nítorí kò sí ọjà tí ó tà mọ́. And the money is not there. Kò sì tún sí owó ńlẹ̀. So keeping records will help us. To protect ourselves against theft. Every one of us must keep records. Many of us I know the questions that may be going on in our minds. How do we keep records? You can keep you can ask the assistance of accountants ẹ lè ẹni tó mọ̀ nípa ètò ìṣirò kó máa kó wá ràn lọ́wọ́. and the next question will be. ìbéèrè tó tẹ̀lé ni pé. how much am I making? kí ni mò ń tà gan. that I will employ a cancer. yóò tún gba oníṣirò kó máa mí lọ́wọ́. and many of us also have this other wrong opinion. ọ̀pọ̀lọpọ̀ wá tí wọ́n ní èrò mìíràn nínú ọkọ̀ wọn. if I keep record. ti máa ní àkọsílẹ̀ rẹ̀. government is gonna ask me to pay tax. àwọn ìjọba yóò sọ pé kí wọ́n máa sanwó orí. but if you don't keep record. wọ́n tẹ̀ bá tẹ̀ bá ní àkọsílẹ̀ your business is at risk. Òwò yìí ṣe ní òtò pẹ̀lú ìsọ́pọ̀. You may not even survive it. Ó lè tilẹ̀ má ní ilé. And the Bible and the Bible encourages us. Bíbélì sì gbà wá níyànjú. To do the right thing. Ṣé ká máa ṣe ohun tó tọ́? So please let's keep record. Ẹ jọ̀wọ́ jẹ́ ká máa ní àkọsílẹ̀ owó wa. If you need help. Tàbá nílò ìrànlọ́wọ́. Every last Sunday of the month. Ní gbogbo Sunday tó kẹ́yìn ní oṣù. We have business advisory session. A ní bí a máa ń ọ̀nìyàn níyànjú nínú òrò wọn. In the test group. Ní ọ́fíìsì àwọn pẹ́ẹ̀. You can come there. So that we will guide you. So please resolve to grow your business nítorí àti fẹ́ jẹ́ kí yín dàgbà. reject profitless hard work. ẹ kọ iṣẹ́ takuntakun láì lérè sílẹ̀. and build profitable generational business. kẹ̀sì máa gbé òwò tí yóò máa gbé ìrandíran kalẹ̀. by keeping records. nípa níní àkọsílẹ̀. Let's close our eyes. Let's close our eyes. And say, pray like this. Oh God, my Father. Ọlọ́run bàbá mi. Oh God my father. Ọlọ́run bàbá mi. Arise. Dìde. Give me wisdom to prosper. Fún mi ní ọgbọ́n. In the name of Jesus, oh God my father. Ọlọ́run bàbá mi. Arise and give me wisdom to prosper. Dìde kí o sì fún mi ní ọgbọ́n láti ṣe rere. Give me wisdom to prosper. Fún mi ní ọgbọ́n láti ṣe rere. In Jesus' mighty name we pray. Enemies of my prosperity. I didn't hear your voice at all now. You are a liar. Scatter! In the name of Jesus. Jesus' mighty name we pray.